أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أو رآه استغنى إن إلى ربك رجعا أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناسية ناسية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب so سورة العلاقة Imam Sa'di rahimahullahu ta'ala wọ́n ní وهي مكية wọ́n ní sura yunkowo sura tó sọ̀kalẹ̀ ní Makkan Imam Shinkiti rahimahullahu ta'ala wọ́n ní في هذه الآيات الخمس ẹka kọ mú fáìdà yíwa bí á fáìdà yína ni a kà ní alẹ́ kíkà mú fáìdà yíwa tí má ti mú wá àwọn ìsàbẹ̀rẹ̀ ní jókòó tó ń bọ̀ inṣáàlá wọ́n ní ó bẹ nínú àyà márààrún yìí tis'u masail murtabatun ba'duha bi ba'd wọ́n ní masail mẹ́fà mẹ́sàn níbẹ̀ níbi àyà márùn àkọ́kọ́ márùn àyà márùn àkọ́kọ́ tó sọ̀kalẹ̀ fún Ànábì ní gọ́rùn Hira aka kí sọ bí súrẹ̀ ìsẹ̀ sọ̀kalẹ̀ tí ó bá yà bí ní jòkó tó ń bọ̀ wá but kí máa fàwáìdì wọn wọ́n ní irtibatu sábàbí musabbabi ní connection tó ní ṣe pẹ̀lú sábàbù ní in tó fa nǹkan ní in tó sì fà ní wọ́n ní wàláàmù bilkhas àti sábàbù pé ilé wa general ilé wa specific wà delil bil madlul ẹ̀rí lórí tí ń tọ́ka lórí alayhi wà kulluha min manhaji hadha al mubarak gbogbo lè nínú ojú ọ̀nà tí Qur'an yìí tó dẹ̀ fi wà bí Qur'an ṣe wà ní wà fil waqi annaha kullaha masail asasiyya balighatul ahmiyya adimatud dalala gbogbo àwọn kẹta fẹ́ sọ yí àwọn ọ̀rọ̀ tó ń ní tó ní agbára ni waqad qala anha ibn taymiya ibn taymiya rahimahullah wọ́n sọ ń parọ́ innaha wa amthalaha min as-suwar allati fiha al-ajaib súrọ̀ yìí àtàwọn súrọ̀ mi tó rí bẹ́ẹ̀ tó rí bí bẹ́ẹ̀ tán ní àwọn ajaib suro yii atawon suro mi to ri bẹ́ to tí ma ń ṣe lè mọ̀ nínú wa dhalika lima jaa fiha min at-ta'sis liftitahiyati tilka risalati al-'azima ìdídẹ̀ ni wípé àwọn tó jẹ́bi ta'sis ìfi nǹkan rinlẹ̀ fún iṣẹ́ ta fẹ́ múwá wala tastati'u ìkọ́ ìfá àhà haqqaha ajzan wa qusuran wa qad kataba fiha shaykhul islam Taymiyya bi uslubihi mi'atayn wa ishirina safhatan mutataliya lórí tàǹsọ̀ yìí Ibn Taymiyya kọ bí 120 pages mutatali <laughs> abi mi attain 220 pages afar mi attain 220 pages ni wọ́kọ́ wa faslan akhar fi mabahith tanas tattasilu biha wọ́n tún ní mabahith mi ta tó kọ́ náà lórí ẹ̀ walau awradna kulla ma yasaruna mimma tahtamiluhu lakana khurujan an mawdu'in tabani ka ko gbogbo tí mi tèmi àkọwá akọ̀dà kò níbi tánṣọ́ akọ̀dà bọ́ sínú àmàsáìlú orísìírísìí وني موضوع الكتاب ولذا فإن نكسر القول على ما يتصل بموضوعه إلا ما جرى القلم به مما لا يمكن تركه وبالله تعالى التوفيق أما المسائل التسع التي ذكرت هنا فإنا نوردها لنتقيد بها وهي أولا كلا مسائل أكوكم الأمر بالقراءة يوجه لنبي أمي mas'ala alákọ̀ọ́kọ́ ni wípé amúrù àṣẹ pé yàkà ọlọ́run wá ní ọlọ́run wá ń dájú àṣẹ yẹn kọ òjíṣẹ́ ọlọ́run tí ò lè kà tí ò lè kọ nabiyyin ummiyin kí ni fáyídà kó wọ́n ká nẹ́bí jẹ́ ummiyi fáyídà yẹn ni wípé irun ta fẹ́ fún sallallahu alaihi wasallam léyìí tó àjáza àwọn èèyàn ní táìmù yẹn irú kí ní èyí se ń tẹ́lì kákà lè dá fọ́ọ̀mù ó dá tẹ́ bá lè fọ́mẹ̀ ó yẹ lọ fọ́mẹ̀ tó bá jẹ́ pòfẹ́sọ̀ lànẹ́bì ni sallallahu alaihi wasallam wọ́n ni ọ̀rọ̀ ah, kí ni síbí pòfẹ́sọ̀ ni tó bá jẹ́ emeritus ni wọ́n ni ọ̀ọ́ ah, tó bá jẹ́ vice chancellor ni wọ́n ni ọ̀ọ́ ah, tó bá jẹ́ philosopher ni wọ́n ni èé eh, eh. so wọ́n ni ìtú ẹgbẹ́ ó láwọn irinṣẹ́ tó lè fi jàmáà kí ní un àmúwájẹ́ anẹ́bí òkàn kankan láyé rẹ̀ sallallahu alaihi wasallam hatta al-mamat lẹ́fìrí gbogbo hadithi pé tí kàkíkọ bá mẹ́ anẹ́bí ni pé uktubu li Abi Shah ẹkọ àwọn Abu Shah látara àdáwárá Yemen uktubu li Abi Shah anẹ́bí òkàn fúnra rẹ̀ tẹbá pé fa kataba an-nabiyyu ay fa amara because ọmọ ń ṣe nísbà ṣẹ́ṣẹ́ tó bá pààyàn láti rẹ̀ ìbìtìdá án ta ló ṣílẹ̀ kò yí èmi mú sí ah bóyá bùlá lọ sí ah bóyá bùlá sí èmi mọ́níkà lọ sí so ìbínà mú sí so ibá yà bí ẹ̀hẹ́ àkọ́kọ́ nù mọ́sánlẹ̀lẹ̀ kejì sallallahu alaihi wasallam bísmi rọ́bíkà wọ́n wá àdọ́fà alìkìrọ́ àyẹ sí ẹni tẹ́lẹ̀ mọ̀ ká wọ́n lè ní pé ikọ̀rọ̀ bísmìlá ẹ́ bísmì rọ́bí samawati wal ardi ọlọ́wà ní pé ikọ̀rọ̀ bísmì rọ́bíkà mas'ala lẹ́kẹjì ni الثالثة وصف لرب الذي خلق badalan min ismillah wasmi alladhi yuhyi wa yumit aw ghayri dhalik the fact pé Ọlọ́run bá lò bismi rabbikal ladhi khalaqa kíni reason tán fi mama lò khalaqa ẹlẹ́kẹrin khalqul insani bi khususihi ba'da umumi khalqin wa itlaqihi wọ́n wá Ọlọ́run pé bismi rabbikal ladhi khalaqa khalaqal min alaqa so the fact pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n wá specify kọlùkù lè insan lẹ́yìn gbàtà ti àmàmà kọlùkù bismi rabbika alladhi khalaqa gbogbo nǹkan àbí generally yóò àbí khalaqa lè insan wọ́n wá specifically mention al insan ẹlẹ́kẹfà i'adatul amri bil qira'a ma'a wa rabbukal akram iqra' وربك الأكرم بدلا من أي صفة أخرى وبدل من الذي خلق المتقدم ذكره وطوالو كان ميتو ياتو سي خلق خلقه الثامنة التعليم بالقلم gbogbo masáyì ló láwọn àlàyé tó pọ̀ ní o orí àtàlì mìlọ̀kọ́lám òní pé kíná pé alẹ́dì alama mìlọ̀kọ́lám ọlọ́run ló alama yẹn pẹ̀lú kọ́lám ẹlẹ́ẹ̀kẹsàn tààlímùl insan ma lam ya'lam kí kwáwọn èèyàn ní nǹkan tí wọ́n ṣe kíni tí wọ́n wò mọ̀ náà a bẹ̀rẹ̀ àmàsáyìn ẹlẹ́ẹ̀kọ̀kan almasalatul ula wọ́n ni lamma kanat hadhi isura hiya awwal suratin nazalat min al-Qur'an nígbà tó ṣe pé súrọ̀ yíó ní súrọ̀ kọ́ tó sọ̀kalẹ̀ al-Qur'an wa kanat tilka jẹ́ pàwọn àyà márùn-ún lórí tó lálàáfíà òun lọ́nà kọ́kọ́ sọ̀kalẹ̀ fàhíyà bí hakin iftitahiyyatul wahyi in reality ìbẹ̀rẹ̀ wáyù nú àpí àwọn ayatul khamsa yẹn iftitahiyyatul lápẹ̀wọ́n alwahyi ìsí kọ́kọ́rọ̀ ilẹ̀kọ́ wáyù nú fakanat mawdi inayatil mufassirin wa ghayrin ó wá jẹ́ àyè táwọn àfò ní tẹ̀fsìrì jókó sí pé hùn sọ́gá wáyà máa rìn masáìlì pọ́m̀bẹ̀ والكلام على ذلك مستفيد من في كتب التفسير والحديث والسيرة níbi kútùbù àwọn tíra hadith tíra tafsiri kí tíra sírọ̀ ọ̀rọ̀ wá pọ̀ ń bẹ̀ lọ والكلام على ذلك wani يعني، اوكي فلا موجب لإراده هنا ولكن نورد الكلام على ما ذكرنا من موضوع الكتاب إن شاء الله أما المسألة الأولى قوله اقرأ فالقراءة لغة الإظهار ẹ̀gbọ́n àkọ́ ni pé al'amur bil kirabi ikra kí ní pìnà ikra wọ́n ni al-qira'atu lughatan al-izhar wal-ibraz iná pè ní kira ni al-ibraz wal-kini wal-izhar because bá ní ti bá ń kànkan ti má ká kí ni mo ṣe yẹn mo gbé e hàn ẹ́ ìtumọ̀ izhar náà ni ibraz kí yẹ gbé nǹkan jáde kama kíla fi wasfi naqa lam taqra jininan ay lam tuntij gẹ́gẹ́ mẹ́sí mẹ́sọ nípa naqa kí náà pè naqa wa qala lahum rasulullah naqatallahi wa suqyaha inna mursilu naqati fitnatan lahum faritakibahum so naqa àbí abo àbí àwọn alábámọ́ ni pé lamtekọrọ jẹniyàn tọ́fẹ́ tún literally kí lọ́sọ̀ mo ní lákọ̀ yíò lamtekọrọ jẹniyàn kí lẹ́gbẹ̀ jẹniyù fúẹ́tọ́s tẹ́kọrọ ǹkọ́ kò yíká so rankú méjì gini kètí ìka lamtekọrọ kọ ìka fúẹ́tọ́s bọ́ni ara ohun lábámọ́ ló pé lamtekọrọ jẹniyàn ai lamtunti kètí ìgbéjáde kèyí tí azharọ̀ kèyí tí àbọ̀rọ́zà وتقدم للشيخ بيان هذا المعنى لغة وتوجيه الأمر بالقراءة إلى نبي أمي لا تعارض فيه لأن القراءة تكون من مكتوب وتكون من متلو وهنا من متلو يتلوه عليه جبريل عليه السلام wọ́n ní dìfáàtí pé jibril wọ́n sọ fán nẹ́bí sallasa tí ó mọ̀ kankan tí ó mọ̀ kankan kò sí ṣù pẹ̀lú ẹ̀ because nǹkan kíkà mọ́ jẹ́ látara nǹkan méjì nǹkan kíkà mọ́ jẹ́ mi tán bá kọ kalẹ̀ ọlẹ́ kan tán bá kọ àbíkọ kan tán bá ń wí fún ọ tàbí ọyá ká ọwọ́ wọn tíra abílẹ̀ mọ́ wí ọyá ìwọ náà wí ìwọ náà ká in tí mo wí ìwọ ẹni tó jẹ́ ummiyu lánàá ó wá di àfáà lẹ́yìn kálẹ́nìkan tọ́lọ mú wá ní ugbó nínú ní kòkó ní ugbó rí inú ugbó ní wọ́n wà ẹ́ ọwádélé ní ẹwà ń kọ́ àwòyàn ní aeronautic engineering ah èyí sì ń kọ́ àwòyàn ó sì bíúdì bàálù ò sì já ó tọ́ sí láwọ̀yẹ̀ pé ó yá ẹ tó bá tó bẹ̀ ní kó bíúdì irú bàálù yìí irú aeroplane kó tún bíúdì gbogbo wọn wò báyìí lásán ntọ́lọmọ́ mọ́ lórí ẹ̀ because ẹ̀rí ṣẹ̀ríà islamiyya yìí òun ni ash atul akhira òun ni gbẹ̀yìn òsánlẹ́bí mọ̀lẹ́yà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam so ìtọ́lọ̀bọ́ ó fi ìtọ́lọ̀ fi ṣe ìkọmọ́tìlù hujja fún ẹni tó ní agbá ni in tó pé yóò tètè convince mind mind ò lè jálógún àfẹ́ tó bá fẹ́ máa ṣe mótómótó ó dá fọ́ọ̀mù rẹ̀ káwò kọ ọ̀rọ̀ tó kó dàbí Kùránì káwò wọ́n ni wọ́kọ̀ àṣàrọ̀ síyàkù إلى نوع القراءة هذه حيث جمع القراءة مع التعليم بالقلم وفي قوله اقرأ بدء للنبوة بدء للنبوة ونشيك محمد بن صلى وسلم ثلاثة بن عبد الوهاب رحمه الله يقول نبئ بقرأ وأرسل بالمدثر وني وإشعار بالرسالة لأنه يقرأ كلام غيره wọ́n ni waqawluhu bismi rabbika tu'akkidu li hadha al-ish'ar ay laysa min indika wala min indi jibril alladhi yukri'uka ẹzìrìbá bismi rabbika kọlùbà pílẹ̀ pé ọ̀rọ̀ tó fẹ́ kàyí nǹkan ọ̀rọ̀ rọ́bù rẹ ni o kìí sí ọ̀rọ̀ jibril lam yaktub wa la yaqra maktuba min annahu siyanatun lirisala kama annahu lam yakun yaqulu ash-shi'ra wa ma yanbaghi la idhan la rutaba al-mubtilun kama qala wa ma kunta tatlu min qablihi min kitabin wa la takhutuhu bi yaminik Ọlọ́run ni wa nabi sallallahu alaihi wasallam ó ṣe kíni ọ̀ọ̀kan kankan rí before tíra yìí ọ̀ọ̀ká tíra rí láyé rẹ̀ ọ̀ọ̀ká wírí ọ̀ọ̀sì kọ̀ọ̀kan pẹ̀lú ọwọ́ rẹ̀ yìí rí bí ẹ̀mí ní kìtà ló mẹ́rin àìgbà tó kí yẹ̀mí lè mẹ́ sábà ń ṣe kí ni lè mẹ́ fi ń kọ̀ nǹkan kí ló àlẹ́yìn rẹ̀ kí ló pé ethan lartabel mubtilun because tó bá ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn tó fẹ́ bá nǹkan jí ó mọ dárò yíò rí sáwọn ẹ̀lẹ́mì pẹ̀ ṣèbí ti máa ń kọ́ nǹkan tẹ́lẹ̀ ẹwà imagine Harvard University ó lọ sí Yale ó lọ sí kìní kan Oxford kí ló túkù Cambridge Harvard àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó wá dé ṣe irú ẹni bẹ́ẹ̀ kó wá mọ́ build aeroplane ẹ̀mí kò ní ṣe kíni kò lè surprise ẹ̀mọ́ wọ́tọ̀ ọba mẹ́lẹ̀ build rẹ̀ kí àlọ́ àlọ́ fọdún mẹ́wàá ṣe ní ní Oxford tọ́lọ́n ṣe kíníkà engineering ọ wá lè build ìkẹkẹlẹ́ ni ṣe báyìí àbí kò ní jọ alójú bẹ̀yìn tó mọ́ láti inú gbó tí ò dáyìn kama kó wá ṣegún kà báyìí sẹ́kọ́ ló ṣe kí ni o mú ló lágbára náà ọlọ́sọ̀ aléwọ̀ lè ba'atha fil ummiyyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min náà بمثابة البيان لما يقرأه ní rí wọ́n ní pé ìkọ̀rọ̀ bísmi rọ̀bíkà kí náà ní kó ká wọ́n ní ṣúrọ́tùl kọ́dìrì tó ayẹyẹ rẹ̀ ló ti ń kílẹ̀ rẹ̀ iná anzalnahu níta ni ó kà ń bí àwọ́lá hamim wal kitabil mubin inna anzalnahu fi laylatin mubarakatin wani so ìyẹn ni mas'ala láwọ́kọ́ al-mas'ala tu thaniya a tẹ̀síwájú níbi ìjókòó tó mọ̀wá insha Allah so gba masáìlú ẹ̀ṣẹ́ ta ti mọ́ àyẹn àágbò wọlé ẹkùnkan ká tó tẹ̀síwájú bí aláyé lórí sura yìí an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dada fún ẹnìkọ̀ọ̀kan wa هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته